wọ́n lọ́wọ́. ويعتمر أحد أبا ذلك لا ناقد ولا وحي وينهى ويبتهل yóò sì sọ wípé ní ẹmọ́sì òun ló sì jáwọ́ bẹ̀ ẹni tí bá fẹ́ máa lọ sí pé tóun náà sí yọkúrú náà máa láyé fọ́ àti náà kàwúrà mọ́kítà sí àmọ́ iṣẹ́ wọn ló pọ̀ iná mẹ́tọ́ gbajúmọ̀ wá sí jẹ́rìsà kùrà ìmọ̀jú ní ọkà mi máa ń gbé lára nílẹ̀ bá ti ṣe ìpá ní wọ́n wò àwọn àpáta sí inú mi tó púpọ̀ ọlọ́run ti ẹ̀sìn máa ṣe ọlọ́run ti pàtó àgbàṣe ọ̀rọ̀ àwọn akákọ̀ọ́kọ́ sí abẹ́kọ́jé ọkùnrin nítorí tí a bá jáde ní àárín ọ̀nà àkọ́mọ́ jẹ́ àjèjì fún mímọ́ ìkíri tí a bá bẹ́rẹ̀ nílẹ̀ láti rẹ̀ وعلى يقين وعلى بصيرة على على سبيل أدعو إلى الله على السنة عنا ومن يتبعنا وأخبرني وأتبعني هذه وأختاره سبيلي ọ̀nà tèmi rèé o àdìwó mi lọ mọ́ mò ń pèpè sójú ọ̀nà ọlọ́run wípé ọyá ọ̀dùnrí àti alábọ̀ fún ìrẹsì ojú mi sì tó lẹ́gbẹ̀ẹ́ ní ìdílé tó wáyà mẹ́fò. Àdàdà wa báyìí bàbá yìí èmi àtẹnudọ́ bá ti ní wọ́n dé di wàsúbọ̀ àdàlùwà ìrọ̀ bẹ̀rẹ̀ àrùn ṣé àmọ́ tí ẹ̀dá sí wa. Kò ti mọ̀ ìjáde. rẹ̀. Subhana Rabbi mo ọlọ́wọ́ bá mi tó mọ́ kankankanká ó ti wá mọ́ táwọn náà wọ́n ń lẹ̀ ọ̀ mọ́ lọ́wọ́ làwọn ọ̀rẹ́ mọ́ là àwọn aláàmà tó tá máa ń ṣe lọ sí oṣù ní níyà ẹ̀dá ni ẹ̀tọ́ ọmọ káàkiri máa ń tá máa ń Muhammad Salman táwọn ilé òṣèlú àwùjọ onínàdà púpọ̀ onínàdà púpọ̀ kọ̀sídà nàdà oyin ọlọ́run púpọ̀ ní bí ẹsẹ̀ mélòó kan bẹ́ẹ̀ ká mẹ́nu kàn án wọn lánà ṣẹ́ka ìdòkọ́ nìjíríà lọ sọ̀rọ̀ nínú àwọn tó tún jẹ́ ìmọ̀lẹ̀ ńláńlá látara bàbá náà ni àti òsàmáníwá onínàdà kódà wà fẹ́ dábá fẹ́ dápọ̀ rẹ̀ bá ti bísmìlá ìrọ̀hàn ìrọ̀hàn torí pé ìmọ́lẹ̀ náà pọ̀ ní àwọn dápọ̀ tó wá ní bísmìlá ìrọ̀hàn ìrọ̀hàn dábá fi àlùbáríkà rẹ̀ bí lọ́dọ̀ ọlọ́wọ́lọ́wọ́ yìí ní kàràmá ní kọ́lọ̀ tó fún bàbá náà wọ́n ni wọ́n sọ pé bísmìlá ìrọ̀hàn ìrọ̀hàn الله يا الله يا Yeah, Ya Mujahid. وَقِنَا عَذَابَ النَّارِ الرحيم àti máa ń gbé títù ìsìnfà. Ẹni òkè àti ìsìnfà à ń pẹ́ pẹ̀lú àwọn àwọn ìkan tó ti pé ìmàlẹ́ àrẹ̀ ìmàlẹ́rì láti ìdígbé tó pé gbogbo orúkọ jáde kí ni mọ́sáàrà náà òun náà ni Allah òun ni mọ́sáàrà náà zahara ìrìnàrù ọmọ ìwọ́n náà ظهر مذهب يجي كنتيجة الله هو مذهب شو ما يوتلي طبعا يقول الله الله الله الله الله الله الله طبعا يقول tọ́pọ̀ kàlẹ́pọ̀ ajílẹ́pọ̀ ìdílẹ́pọ̀ ìmílẹ́ ń bí ìrọkúrò àdúgbò gbogbo àdúgbò yìí táwọn àdébá rí báńkì tó láì sínú rọ́wà ọlọ́run àwọn àtìmọ́ wù ní tọ́wọ̀n tẹ́lẹ̀ tọ́wọ̀n jáde wà lọ. ní aláwọ̀ fi jẹ́ mọ́sẹ̀ àrùlẹ̀ àmàlà. bí màdá bá ti rí àwọn aláǹlá kan ní sẹ́kà ádàm orí ọmọ ọ̀dà aláǹlá ní sọ́ọ̀bù kọ́lé ní sọ́ọ̀bù àwọn ọ̀dọ́ àwọn ti jáde sẹ́kù àbà bàbá àdéhùn dábàlá sí ìsúnmọ́ wọn yóò jẹ́ kí nǹkan míì tó jìnnà sí ó súnmọ́ wọn náà torí mọ́sáàbù ti wà lára sí wọn ọlọ́run ti gbé wọn ọlọ́run ti polo ọlọ́run polo orúkọ rẹ̀ ti jẹ́ ọgbà ọwọ́ àti àwọn ninety nine míì sí lábẹ́ àwọn ọkọ̀ míì dáadáa àkọ́ ọba tí wọ́n ń pè àwọ́ lórí bẹ̀rẹ̀ pẹ̀lú yá àwọ́ yá àwọ́ yá àwọ́ lórí òní mọ́sáàbù làbẹ́ fèrè záàdì. Ó fi àṣírí kọ̀kọ̀ ní pẹ̀lára záàtù rẹ̀ tí ò dé rí. Sírò záà láti kì í ló tó àti ogun yìí jẹ́ kàfún. Allahumma inna nas'aluka bi záàtì àti sí záàtì wọ záàtì sí. Ọbí lórí záàtì wọ záàtì náà. Ọbí lórí záàtì àkíkà tó àkíkà ti záàtì. Gbogbo ẹ̀sọ́ ti mọ lọ́tọ̀ọ̀tọ̀ sírì záàtì ọ̀tọ̀ záàtì sírì ọ̀tọ̀ záàtì ní bọ́dí táwọn òyìn bọ́dí mọ́sálásí sírù mọ́sálásí orí abájé ní ẹ̀ka tó mọ̀ záàtì rẹ̀ lárí ìta ẹni tí ọba wọlé sírù rẹ̀ orí bàtà bá wọlé ká tó mọ sí ẹgbẹ́ ọ̀rẹ́ ọba tó wá ní ìsáàtì sírì záàtì àti ní mẹ́nu záàtì wọ záàtì fírì tabatọ́wà wọnú fíù ká záàtì kátó mẹ́nu náà ibẹ̀ jìnà púpọ̀ àwọn kò sí tó yẹ mú ní débi tó jìnà ní ju ká kọ́kọ́ wọlé náà àwọn àbúrú ẹ̀fẹ́ lọ́gbọ́n arahman wọ́n ti àrùn rẹ̀ lọ ọwọ́ akúlé sí òòlá ṣe bá fi àwọ ya rahman ya rahman ya rahman ya rahman wọ́n ti àrùn rẹ̀ lọ ń pè jáde ọwọ́ akú sí òòlù rẹ̀ kò ní wà jáde wà bọ̀ fún ẹbí kí ló dé torí káàdì rẹ̀ ọjáde ọmọ ọ̀dọ́ rẹ̀ ọjáde mọ̀dọ̀ gbogbo kọ́lọ̀ kọ̀ọ̀kan ló ní káàdì ní kọ̀ọ̀kan ìyàkàdé gbogbo orúkọ kan ló ní áàdì méjì ń tẹ̀lé ẹ bá kó áàdì ẹ bá papọ̀ áàdì kò ní áàdì mi rẹ̀ ẹ bá papọ̀ mọ́ bá bá a ti bá áàdì mi rẹ̀ àwọn áàdì mi méjì dìgbìn áàdì mi méjì oṣù méjì ẹ bá tó papọ̀ ọ̀gá tó wáyé pé kẹ́lí mọ̀ tẹ̀ ẹ̀sìn ìdí lágbájá àti mẹ́ta áàdì mi mẹ́ta káàdì kọ̀ọ̀kan ó ní àtìbáwò kọ̀ọ̀kan ó ní àtìbáwò méjì àádìní alìsíkà pẹ̀lú ẹyọ kan ọwá ní àwọn àtìbá ọwá ti wá pé alìf ọmọ ọlá oó àwọn àtìbá ò àádìní alìf àti bí ọmọ ọ̀dọ́ àwọn inú àpapọ̀ mọ́ ìfẹ́ káàrùkọ lọ́n tó bá ń pè ọmọ ọlá tọba tó wọ́n mọ́ ẹ̀ bìtìrìbìrì tọ́sí bìrì àmáà àṣírí àṣírí àṣírí ọ̀tọ̀láṣírí ọ̀tọ̀lí àṣírí àṣírí sábà ti ṣí láì lẹ́ẹ̀kan àṣírí àmọ́ ó sí sí sí sí orí ó náà pè ní àṣírí ìyàwó yóò jìnà púpọ̀ orí tí ó rí àtọ́mù ẹ̀yìn tí jẹ́ tọ̀mọ́sà لم يثبته إنس قبلهم ولا جان لم يثبتهم قبلهم إنس ولا جان فماذا أقوك نجرا بسير سير الطمس àti àti ọlọ́run ti bẹ lára ìfọ́ọ̀kàn ìlàmáàmì bí i àmà déjì làmà ó kiri jẹ́ tàbí kéjì làmà ìkọ̀kọ̀ ìkọ̀kọ̀ àfẹ́ ọlọ́run ní lẹ́rẹ́ àmọ́ ìtọ́jú ò lè rí ojú ò lè rí àtúnṣe lẹ́bi tójú ò lè rí a àtúnṣe ọlọ́run ti àtúnṣe ìfọwọ́ kan tójú ò lè rí tójú rí bí àdúrà ẹ́ tójú rí ìmọ̀ pé ìmọ̀ lójú òyìn nínú àwọn àtúnṣe ọlọ́run ti àmọ́ sàkà ìjẹ́ kan ìmọ̀ ìjẹ́ kan lóòrùn ìjẹ́ kan gbogbo àwọn àtúnṣe pọ̀ tí ẹ bá fẹ́ tọ̀ mọ́ta rẹ̀ tọ́ba bẹ́ẹ̀ ti fi ọkọ̀ lọ àwọn àwọn yóò jẹ́ àtúnṣe àtọ́jú ìlànà بكاسك المقادير الهباء ọ̀tọ́jú ẹ̀pàá fílhàbáì lẹ́yìn àwà lẹ́yìn àwà gbàgá tọ́tọ́ ní pamọ́ tẹ́lẹ̀ kan ọmọ mi ń tọ́ pamọ́ sílẹ̀ bí àwà lílbà ìsìlẹ̀ òjò tó lè ẹ̀wọ̀n ọmọ bá àwọ̀ lílbà ìsìlẹ̀ òjò lè ẹni ọkọ́kọ́ dátáyé ọkọ̀ pàrà ayé àwọ̀ lílbà ìsìlẹ̀ òjò lè ta ló ń lọ bàbá wa àwọn nínú àmá ìlọ́hùn àná Muhammad sọ́lá òun àwọn olùdá ní ilé òjò tó kọ́ fara ayé ní ẹni àkọ́kọ́ tí a tó fara ayé rẹ̀ mẹ́ni àálà ní rẹ̀ ní ìlàjò òdì láti àgbáyé kọ̀kọ̀ tó fi wá sí àgbáyé gbangba a fi bẹ̀wọ̀ ọlọ́run بمن طغى بعلمك الرسول abẹ́ pẹ̀lú ogun tó kójọ sínú àyàrá àlùmọ̀súnì òmìnira àkókò tọ́wọ́nà yẹ̀súnù àdáàbòbò àdáàbòbò tọ́wọ́nà sọ ìlú ẹjọ́ dáàbòbò nǹkan mọ̀súnù nǹkan dáa tójú pàmọ́ wà máa wà ilé ilmu al-ghayb al-ilmu al-khafi tààtọ́jú pàmọ́ tí èyí sábà máa fẹ́ wọ́n láyé sí ìwà aláàdé ìbí islam àdìsára rọ́ọ̀lì irú màtọ́rọ̀ inú oyè tó kọ́ ẹgbẹ́ ìyẹ̀lẹ́ yìí ìrọ̀ padà ọ̀nà jìnà jìnà àìsídì kan ò máa bá mọ́ ara tí pè ta ma wọ́sẹ̀ lé tú àìsídì ń tà lọ ó tó kú àwọn ọmọ kan tí ń bẹ lẹ́yìn ara lọ́ọ̀ bàbá lọ ọmọ kí ọkùnrin ti ń bẹ nù kéwú ó sì kún ti ń bẹ lẹ́yìn kéwú tí wọ́n èrí báyìí mọ́sáàrù ní kéwú ó kú àwọn ẹgbẹ́rò sílẹ̀ ti ń bẹ lẹ́yìn kéwú wà máa hàwà olùkọ́nú mi màgbóní ní àlẹ́kọ́nù ayé àwáwù tó kójọ sínú mímọ̀ tí ọlọ́run ní ọmọ ọbẹ̀ káánà yẹ̀kúnù ń bẹ̀ yọ ọbẹ̀ káúná ayínú rẹ̀ káàìnú ẹ̀jẹ̀ ń bẹ̀ màkínú ní táà ní ọmọ ọbẹ̀ táà ní ọmọ ọ̀hálà ní ọmọ ọbẹ̀ بالعرش والفرد وبالأبلاد ọlọ́run bẹ̀rẹ̀ àríṣì alẹ́ àríṣì rẹ̀ tàà mọ́ bó ti tó ti mọ́ mo ibẹ̀ ọlọ́run ó jọ olójú púpọ̀ wàlú fárẹ́sì tòmọ́tàwá alàlàásù mo tún bẹ̀ ọlọ́run wàlú fárẹ́sì àwọn ẹ̀tẹ́ tó fàrẹ́sà فرشنا الأرض ونعم الماء دون والأرض ورثناها فنعم الماء دون àwọn àwọn kápẹ́ẹ̀tì àtàwọn ọ̀rọ̀ kí ìṣirú ẹ̀rí tó fi sẹ̀sọ́ sí àlẹ́ ara sí ọ̀kún mo bẹ ìwọ lọ pẹ̀lú ẹ̀ wàbí láàbí owó tí bẹ lójú sámà sáà máa tán tí wọ́n tó ń discover rẹ̀ títí dì sí àwọn tẹ́ ń discover gbá sí jojúmọ́ mo fi bẹ̀wọ́ ọlọ́run tó kù tá àti ìyá kìí tẹ́ ti rí kọjá bẹ̀rẹ̀ aláàlẹ́ àtúná wà ní àmúlá àgbáyé tó ga ju ìtọ́ táwọn òyìnbó fẹ́kójú ò lè tó ìwọ lọ́mọbi tó pín sí látara tàná ọ̀gá wọ́bí amúláàkì àti gbogbo àwọn amúláàkì ti kámúláàkà èyí ò ní àwọn nǹkan tá kápá àmúlá pèlè hmm, àwọn àwọn òmìnirin àwọn òmìnirin ẹ̀dá àwọn nǹkan lálálálálọ́dá tó tóbi lọ́dọ̀ rẹ ọlọ́run ànábì lálákan بيت الإرادة بيت الإجابة لوح المحفوظ قلم زمينكو àwọn kan jẹjẹjẹjẹjẹjẹ ọlọ́gbà bèsè rí jàm ìlìjàmù ìbí fàná èé rí jàmù ìlìjàmù yìí ọbẹ̀ ọ pẹ̀lú jàmù ìlìjàmù ìbí fàná yìí níjọ tí pàmọ̀lẹ́kẹ́ tí ó ṣẹlẹ̀ ọjọ́ ọjọ́ àkójọ bílfànáì nígbàtí mo wá bá tán yányá tọ́ ìtumọ̀ gbangba nù ọwọ́ àpòbí sí rí ìjáun ẹ̀rẹ̀jáun ìbẹ̀rẹ̀ fànáì ẹ̀rẹ̀ ìjáun tọ́wáfù jámùlì jámùlì. Allah. Ìjọ tí ẹ̀dá máa ń sáálúwà, ti ń gbáwẹ̀, ti ń sáìsùn, yọ́ wà lọ já níbì kan. Ìdídà ìfẹ́ àmà yìí náà. Jámùlì ni jámùlì. Gbogbo ohun tó ti ń jẹ́ àwùjọ ayé wà jápọ̀. Ọ wà sí àtàgbòsí pè é. débi ti ń jẹ́ pààkùn àwùjọ ayé ni jámùlì ni jámùlì. Gbogbo òlé ayé ni jámùlì náà náà ni dáìrà jámù ìjámù ìjàníyà bíi kọ̀dìríyà bíi sàzàlíyà bíi kọmọkùnmọ́ tunayiliya bíi ìlàsíyà bíi kọmsàmàdíyà bíi sáàtì gbogbo wọn pẹ́ jámù ìjámù ìkálùkù péjọ sí ọjọ́ àràbá jámù ìjámù ìsẹ́ni gbọ́ ayé ló pé bẹ́ẹ̀ ọjọ́ àràbá jámù ìjámù ìsẹ́ni bílífà lẹ́yìn àwọn òkú ní ayé o ọ̀sán ní lórí dé jámù ìjámù ọ̀sán ní ìyìn àrìnjẹ owó àrìnjẹ obìnrin àrìnjẹ ọkọ mi owó mi dúkìá nù ó lè kú ó lè dé jámù ìjámù ìbá tọ́ọ̀bà dé jámù ìjámù ní gbogbo àwọn òlì ìgbé bẹ̀rọ̀ ẹlẹ́bí rẹ bílífà náà yìí ọ̀sán ní ìyìn. ọ̀rọ̀ oúnjẹ òṣù ọmọ ọ̀rọ̀ oorun òṣù ọmọ ọ̀rọ̀ kẹ́kàn tó mi wọ́n kú mi wọ́n sọ òṣù mi wọ́n lè ráyè ní ọmọ بالفناي الفناي كلي الشهوات والرضا asáhàwù alimáhàwù lọ́jọ́ pọ̀ asáhàwù ní kọ wà níta alimáhàwù ní kọ wọlé lọ bá ti jòkó lẹ́sìn tí a bá ti kà sídà ìdáadáa pẹ̀lú mọ̀kámà tá a fà wà ó kò ní sáhàwù ọkọ̀ sí máhàwù a mọ̀ rí ọmọ òṣìṣẹ́ ọmọ sáhàwù ní kí ẹ wà tòṣì kọ wà nù máa dà máhàwù ní kọ wà nínú rọ̀ bàbá àdúgbò láti rà yíwọ gbogbo ààrùn wọn sùn jọ mẹ́ta wọn mọ oníbàárẹ fún òní fún òní jìdì jíjọ mẹ́ta kó làwọn lọlọsẹ kan bẹ bàbá ní bàbá ajé àdúgbò náà lọfà ní máa wà tó máa wù lóṣù kan ẹ bá débẹ̀ ẹ kàn máa wù ní kò sí nítòsí òní jẹun kò ní mu kò ní ṣe kankan kankan sí ní ṣe. Esa ìwà màá yẹ wá bẹ̀rẹ̀. bàtà ìwà wà ní ajísù lọ́dún sáájú ọ̀ọ́ta ní ọwà sẹ́kùsọ ó ọ̀wà ní kú wọn èè ó kú yẹn ni abí sọ fún yẹn lójú ọ̀nà yìí pé ẹjẹ́ á kú tábàbà kú mọ́ ikú tàkọ́kọ́ òun ni sílì jámìlì jámìlì fílípà náà yìí àìkú mọ́ òun ni bèsáàrì wọ̀lùmáàrì wọ̀ fílípà káàrì àwọn ẹni bá lọ́wọ́ ní kú ó ti kú ó tó kú ẹjẹ́ kú sójú ọ̀nà ọlọ́run kí n tán sójú ọ̀nà ọlọ́run nǹkan ogó fún òkòsì fún ọ̀karùn fún ọ̀tá nǹkan ibi nǹkan ogó gbé fànáà yìí fànáà wúlò sí pín mẹ́ta ẹ màmá tó bá yá alifànáà wò الفناء عن الخلق لغوكو الفناء عن الهوالك الفناء عن الإرادة كيف ní ẹ̀bá ní fàdáwò anìlàfàlìsì ó ní máa tàbí kí mọ́ ó sì ní fẹ̀mí tí kí lágbájá ní òsì nǹkan fún mi ọlọ́run tó mọ̀ wò wọ́n máa ń pè kẹta kí í dùn ní kì í sagbe ní kì í wà kẹta ní kí wá pa ọmọ bẹ́bẹ̀ náà tọ́ ọ̀nà ìwádìí ẹ̀káríkì èmi ní máa lọ tọrọ fún lọ́dọ̀ lágbẹ́jà àà tọ́lọ̀ bá ní ọwọ́ ní sí àwọn ikú mẹ́ o tọ́wà hawa hawa ẹni máa mẹ́tẹ̀wà tí ń jẹ́ náwó àmàrà tó so gbáàrí lágbẹ́jà àríṣẹ́ nǹkan ọ̀rọ̀ rí kú rẹ̀ ọmọ bá hawa òun àwọn nǹkan wà rédè rédè tí wọ́n fi lágbájá kí lọ wá débi ilé yìí kí lọ tó sún ọdún bí ọ̀dàgbére fún ẹlẹ́gbẹ̀ta alfanáwó alìsìnráàdà nǹkan rí lè yìí àwọn ẹwọ́ bí ọ̀rí dá àwọn rẹ̀ mọ́ máa jà tó ń yẹ máa jà sásọ máa jà sówó nǹkan rí sí ní o nǹkan bú ni àwá nǹkan rí wá lè yìí ọ̀rọ̀ mọ́tò kan tó wọ́n fẹ́ rà kan tó fẹ́ rà kan tó fẹ́ rà mẹ́rin yìí sí ìrádà ní ká sì nǹkan rí ọ wá ní jẹ́ kí ìrádà sí àmú rẹ mọ́ ó tún ló pọ̀ mí ni wọ́n sọ. ó kọ tàkọ́kọ́ àlùfànáwò tààbù ní fanáwò ánì alẹ́lẹ́fàlì makamu tẹ̀láàlì nù. kí mo gbé yọ àwọn àkọ́kọ́ kẹjọ rẹ̀ lójú gbogbo ẹni tó lẹ́gbàá kẹ́sì lọ́kọ́dà kò di ẹ̀ ti wá dé sánú wọn kọ́ máa bú ọ̀rọ̀ wọ́n ìfilẹ̀ ọmọ níjà wọn níjà làálí àti àlàálà ọba ní ọba gbèsè yóò fi gbèsè ọba pọ̀ ààrẹ yìí ti sàdúrà lọ́wọ́ ààrẹ yìí ní ọba ní wọ́n ní bí ọ ààrẹ yóò sáyé tí ó ìdí kọ́bọ̀ lọ́wọ́ rẹ̀ jẹ̀làlí àti àlàálà nítorí pé fẹ́ ní fanáwó àdìlẹ̀ kàlà ẹlẹ́ẹ̀kejì tá a pè ní anilhawa òun ní ìdágbére fẹ́sẹ̀ tí ń jẹ́ jàmáàlì àkànkámù jàmáàlì ẹni tí yóò ṣe ìsìnà tí yóò jáde tí yóò mú jímọ́ jàmáàlù jíjẹ́ àbí òbí àlìjàmáàlù rà bá rí gidi ọ̀tọ́rọ̀ kan sọ sí èébú ọ̀tọ́ sí àbùkù àbùkù ọ̀tọ́ sí torí kò wu àbùkù kò rí ní àbùkù kò sọ̀rọ̀ àbùkù kò sí sí àbùkù. Wọ̀ká mú kí a gbé yóò. Ìyàmà níyànú. Ẹlẹ́gẹ̀ta táà pè ní alìfànáwó alìlẹ̀ráàdà òun ni wọ̀ká mú ìsàmáàlìyà. Ọ̀wọ̀n ẹni tí ó lè rẹ̀. Tani oníbẹ̀ sẹ́rí. Tani ẹ̀fà tuntun. Tani ọ̀fẹ́ mọ́tò tuntun wani ọ̀fẹ́ lẹ́tùtù bá bá dágbó wuli ní mẹ́lárí ìjọ bóyá ààrẹ tó dí mọ̀kámùlì ní lórí jẹ́ pé mìsírí ń bá kọjá ní wàkùsáwọ̀ àti máhàwù ẹlòmíì ọlọ́wọ́ ti kásà fífún níbi sáàwù yìí àmọ́ yóò ti kọ́kọ́ wọlé sínú máàwù náà ẹlòmíì ọ̀bá wọlé sínú máàwù kò ní rí nǹkan nígbà tá ní mọ́sá sọ bọ́lọ́ pé a rí ní kéfà èyà ní àdóbi lẹ́sà jẹ́ e rí ọ ọlọ́ni àkáì ìnákàlá sàrá yìí ó lè rí mi pẹ̀lú kọ̀díṣàn sọ̀wọ́ sáàwù lọ́wọ́ ولكن انظر إلى الجبل هو لهم tókè náà wá fún mẹ kọsọ فتتراني. tara ni sọwọfà ló tún pàtó tara ni tọba ìwò sájú títí tó bá wá pẹ wẹ ó padà wá rí mi wọn lè fún àtẹjẹ ńlá rọpò ilẹ̀ ìjàmbá ìbàdàn wọn á fara hàn òkè òkè fọpẹ. sábà rúbúrú lè fi ọ̀dàkú ọ̀dàkú dídákú dídákú ọ̀wọ̀nù máa wò ó kò ní sáàwò ọ̀wọ̀nù máa wò ìgbà tó wá dénú máa wò bọ́ ọwọ́ àríjú ọ̀padà wá rí ẹ́ bàkà wà sẹ́kù àyàtò wọn bàkà wà sẹ́kù ẹnu máa ń tà náà mọ́mọ́dé wá sọ̀lọ̀ já ẹ̀ a ti gbọ́ lápò orin tó kọ̀ tẹ̀tẹ̀ dákú. ètò àdàlẹ́bí àtọ̀rọ̀. ìráwù rẹ̀ pẹ̀lú ara rẹ̀ ọ̀fẹ́ ní pẹ̀lú ẹ̀mí ló fi ṣe é sábà ẹgbẹ́ pẹ̀lú ẹ̀mí ni ajẹ́pé lè má hàwù ẹgbẹ́ pẹ̀lú ara ni ajẹ́pé lè sọ hàwù àwọn àkàn ní àtẹ̀mí àtara ni lè sọ hàwù wọ́n lè má hàwù. sallallahu alaihi wasallam yẹ́n fi ṣe láwọn yókù lọ látara bẹ́ẹ̀ ìnúkítọ̀ fi dáírà sí والنقطة الدائرة المشيرة أرنو جنب النقطة بوينت الدائرة تولي ربطوباري المشيرة ìtàlùkù ń tọ́ka ìbítàlọ́lọ́ ìbítàlọ́lọ́ abẹ́lú wùsùlù alùwùsùlù náà ni àtìlọ́pítọ́tò dá ìrántí mọ̀ṣíra alùwùsùlù afẹ́tìrìtàlọ́ gbogbo ọmọ akẹ́kọ̀ọ́ láyé níbo lòpin ẹ̀kọ́ jamia investment àbí ẹ̀sọ́ ẹ̀sọ́ níbo lòpin ẹ̀kọ́ ayé jamia investment níbo lòpin oyè ayé kò fẹ́ sọ.